الزوجة أمتنا الإسلام دين الله ورسولنا ذو عدل وذو قسط صلوات ربي وصلاته عليه ومن ذلكم الكسوة والكسوة كذلك بين أحكامها آل العلم وكل يدور مع النس القرآني حيث يقول تبارك وتعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف وفي الحديث وعليكن لهن رزقهن وكسوتهن بالمعروف فقال الفوضى نبع تسوى المسلمين أتن ترى لكي كراد جرفا النبي صلى الله عليه وسلم إن ترى بردوا ما جكا يفوقوا فلو بان سلكوا كان النبي وبان سلكوا لاري وارا لأن النبي واتن صحابة

ní ọ̀dà nípasí rẹ̀ ìbẹ̀rù sí tòótọ́ tí ọjọ́ sí gbà láǹfààní kọ bàbà kọjọ́ ó sí ní ìrọ̀rùn fún wa jẹmọ́ra yí tàbábọ̀ òun ni àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam tí wọ́n bí annabi léèrè in tí ó ní kí wọ́n tó lè sọ pé obìnrin bí ọkọ rẹ̀ ní in tí ó ní tàbí tí è sọ̀rọ̀ yẹ̀ lórí fúnyàwó agbọ́dọ̀ ma ń tọ́jọ́ rẹ̀ lórí ọkọ Ànábì sallallahu alaihi wasallam òun lọ bá dẹ́dà ló fi sí ojú táàfì rína ẹmbà tí ń tẹ̀lé Ànábì kò nínú tó sì mú rẹ̀ tọ́pàá ti kan ọwọ́ amúfẹ̀ẹ́nú ìfi ń tẹ̀lé dánàbí mú wá kò fi dánàbí mú wá máa tẹ̀lé fẹ̀ẹ́nú rẹ̀ irú ẹni báyìí yóò rí sinmi a ti bá ọ̀dọ́ bí ìtàn Hindu bíntù ìyàwó Abi Sufyan Harb ibn رضي الله تعالى عنهم أجمعين àti gbọ́ ìdàjọ́ tí a ní bíṣà tó dá láàrin àmì jẹ́jì lẹ́yìn náà àwọn mímọ̀ wọ́n ni annafakọ́tò àzàòjíyà ìmọ̀ ẹ̀nẹ́ lórí ìyàwó ẹni ó kó àwọn nǹkan márùn sí mẹ́fà kan sínú ibi tọ́kọ bá ti jàre ń bẹ̀ ìyókù ó ti fúyẹ́ kí n tójú fúyẹ́ òní qawlu Allahi ta'ala wa 'ashiruhunna bil ma'ruf tẹ́yìn ọkùn bá gbogbo ṣe yí tó náà sí máa nǹkan mí ìtìbá tó ń bèèrè tagbara sì ka dáadáa náà mo pìlẹ̀ pàní lásẹ̀ ẹ̀fẹ́ wọn dùn àti gbogbo tí yọ́ ma múnú wọn dùn awakọ̀ ma máa ná lórí ìyàwó mi torí pọ́jọ́yàwó fún mi Inka àkọ́kọ́ rẹ̀ o ni at-ta'am wa sharab idam oúnjẹ àti mímu àti in tí ma ń kún jẹ bí ọbẹ̀ àkọ́kọ́ ìrùkẹ́ yìí lódìdí àwọn mímọ̀ sọ wípé àtọ̀hámù àtọ̀hámù táwí wàṣàrọ́bù wàṣàrọ́bù táwí wọ́n máa yẹ̀ tí báwù rúmà àti àwọn nǹkan tí ń tẹ̀lé méjèèjì bóòrò láti fẹ́ máa ma òdíwọn rẹ̀ wọ́n báwù kí ni ẹ̀sìn lábọ̀wà lọ́rùn wípé déédé nǹkan báyìí lẹ́ẹ̀dọ́rọ̀ ló fi bọ́ obìnrin lójúmọ́ ذهب جمهور العلم إلى أن النفقة الزوجية بالكفاية ولا تقدر بالأمداد àwọn mímọ̀ àwọn bí 90% wọn wọ́n lọ́bẹ̀ tá a gbé lé tó jẹ́ ìyàwó ẹni in tó dọ̀rìn lọ́rùn wa lórí oúnjẹ rẹ̀ ni alàlàárọ̀ wàdàádáàt in tí ó tó tí ó sáṣejù ń bẹ́ tí ó sì sí àṣẹ ètò ń bẹ́ kí wá ní tí ó tó obìnrin kan wọ́n ní alàlàárọ̀ wàdàádáàt bí nǹkọ́ ọ̀kan bá ti rí òun ni ẹgbẹ́ wọn lọ máa yanjú ẹ̀ láàrin ara wọn wọ́n ní kí ni ẹ̀rì tẹ́ẹ̀ ní lórí ẹ̀ wọ́n láwọn lẹ́rì nítorí pé ọbàdìbà sọ wípé lè yóò fi ọdún sáàtì bí sáàtì in tí ń bá ti fún kálukú òun ní bẹ́ẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ èé fi di oúnjẹ tán ara rẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn jùmúrù nù wọ́n dá ọ̀rọ̀ ṣàfihíyà ìlà àmì náfàkọta àzàwòjíyà tó kọ́dọ̀rù bí láàmdáj ọmọ bí agbọ́dọ̀ máa wọ́n ni wọ́n ni wíwà wọ́n ni alàlìmúsírì mùdánì wà alàlìmúsírì mùdún wà alàlìmútàwásítì mùdún wà ní gbogbo ọkùnrin tọ́lọ ń bá kẹ́ tàwàbẹ̀ bẹ̀bẹ̀ lọ́rùn rẹ̀ mùdún méjì ìlọ́gbọ́dọ̀ máa fún rẹ̀ lójúmọ́ bákan náà ẹntàrà ọ̀bà dẹ̀ kan bákan náà ẹntà ayé pè ní kọ́là ọ̀ságbé múgbù wà ní ìlàjì múgbù àti odidi múgbù kan àti ìlàjì kí wọ́n di dédé múgbù kan tàbádà padà sí gírámù yọ́ mọ̀ fún a ní 675 grams tàbátí wọ́n dédé ráìsìn àwọn àwọn méjì rẹ̀ ẹni tí oríjájẹ nù bákan náà ẹni tí oríjájẹ 675 nìkan grams òní ògbè rẹ̀ lọ́jọ́ ẹni táà ní pè ní kọlàkọságbé yóò gbé 675 àátùwà 675 àátùdà méjì yóò tún fílàjì yóò fún wọ́n ní ṣe ẹni ẹ̀rì lórí ẹ̀ wọ́n náà lẹ́rìí wọ́n rí ọ̀nà ni ayà àkọ́kọ́ tọ́nà ọba ń sọ wípé lè yíò ń fi pọ̀dù sáàtì ní sáàtì in tí ń bá ti fún kálukú dágbàrà rẹ̀ sí tó bó sì mọ́ náà bẹ́ẹ̀ náà ní kó sí ná fún ẹlẹ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ níbi ni wá ṣe rí kásọ wípé èèyàn fẹ́ máa gbé oúnjẹ fóbìnrin in tí ò ní ìdẹ́wà láàlẹ̀ tí ò ní ìdẹ́jẹ̀ alẹ́ òun ni pé a fẹ́ gbìyànjú a fẹ́ gbìyànjú ká ma kí ni ìfi ní ìṣẹ́lọ́n lára ìyàwó mi tọ́jọ́ dẹ́dẹ́ èyí tó sì fẹsẹ̀ múlẹ́dùn rẹ̀ rí ni pé èyí tó bá le yóò tí è ṣe yíyó tí ó jẹ ọjọ́ tí ò nílé dábìde àbí yíyó tí ó jẹ wípé yóò jẹ tán yóò tó fún fìrì dìde pé àà bí ó sì nọ rẹ̀ èyí kọ̀ wá ṣe é mọ̀tẹ̀lẹ̀ kankan ẹ̀sìn wá dá padà obìnrin bá jẹ́ wípé ọkọ mi sọ̀rọ̀sọ́lọ̀m kẹfẹ́ mi àtọmọ́ ní tí ó tó wa àríbí ni kò dí mi máa lè ha máa yẹ sí kí ọ̀wọ́lẹ̀dẹ̀kí bí márù in tó yẹ kó fún yí tí ò fún yí dédé in tó yí oyí gbọ́dọ̀ tó tó yí máa mú láti fi pé pẹ̀lú tí wọ́n náà máa wípé ọlọ́run ní pé kọ wàárù lẹ́jọ́ bilmaruf bí ní ṣe rí bilmaruf ní tí wọ́n náà mọ́pẹ̀ àà lápẹẹrẹ ọkọ̀ jẹ́ tí máa ra ìpìlẹ̀ ìpìlẹ̀ gẹ́gẹ́ ọkọ̀ ránjẹ́lé àpò ráìsì àpò ẹ̀wà kí ni ẹ̀tọ́ ẹgbẹ̀ ń bẹ̀ lọ́rọ̀ mọ́ ṣàfihàn wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ bẹ́ lójúmọ́ tó yẹ pé ẹni tẹ́wàá tó párádọ́kọ̀ ẹ̀tọ́ bá ní o ní 6 oral 75 grams times 2 kọkọrọ̀ ojú bá lọ àwọn àfáà ni ẹmọ́sọ̀bá anábí òfin kẹ́kẹ́ wọn jọ́nà lọ́n ti fáyà kí ni tó lè tó obìnrin ní bùkátà àti ẹ̀ àwọn àrí wípé tí ọba sí nǹkan mí mẹ́ agolo ráìsì kan àtàbọ̀ àtàgolo ẹ̀wà ó ti ka ẹnìkan ìmá bó ṣe máa lápẹẹrẹ a jẹ́ wípé ẹ̀tọ́ tó bè ní gbọ́dọ̀ máa yọ́ ń wa máa ṣe báyìí ṣùgbọ́n gbà tí ó bẹ̀rẹ̀ bí on níbẹ̀rẹ̀ oṣù ojú hmm. wọ́n wá kí ni adájọ́ ọ̀dà ọkọ́ fún ìrẹ̀ wípé ìwọlọ lọ́tọ̀ kọ ma mú kì ní ṣùgbọ́n sí ìsọ pé ọ̀gbọ́dọ̀ mú jùn tó ní ìdìlọ a sì ti jó yíwa kọ gbọ́dọ̀ fi nǹkan yìí tọrẹ a fi nǹkan tó jẹ́ wípé ẹn tó lè sọ pẹ́rú ẹ̀ ti pọ̀ jù tàbí tó sì bí kéyòó àwátà àwọn àpò ráìsì lé kí àwọn èèyàn wá bó ẹnìkan ní agolo ráìsì kan tí ọ̀bà sí nǹkan mí mẹ́ ọ̀yẹ kó gbòdì lọ àwátà àwọn àpò yọ̀lé ìyàwó èèyàn wá fún ẹnìkan ní síbí iyọ̀ méjì ọwá ní ilé ìfẹ́ lórí sí méjì ìlàjì ni ìlàjì fóòn tó bá àánà ìlàjì yòókù fọ́kọ̀ tó ṣe wàhálà rẹ̀ kí lọ wọ́n fàtọ́lọ̀ fi jẹ́ ọgbà ládá ní wípé ọgbọ́ kan ṣe dáadáa tọ́jẹ́ pẹ́tọ́kọ̀ náà bá bẹ̀m̀bẹ̀ kò lè kọrú dáadáa ṣùgbọ́n ni ọkọ̀ rẹ̀ tí gbogbo ọwọ́ wọn olè kọ̀ lọ́lẹ̀ méjì ni wọ́n ní abániwọ́n àbáàrídá ìrú ẹni báwọn ìgbà wọ́n wá kò dọ́dọ̀ adájọ́ kí ni wọ́n fẹ́ dá bọ́lẹ̀ sí máa súnjẹ báyìí sí máa ṣàwà ọ̀dá ilé obìnrin ẹ̀ ọkọ máa yọ nǹkan báyìí fún ti ó ti sí ẹ̀tọ̀ tí mẹ́rọ́dọ̀ rẹ̀ ó ti sí lónìí àwọn olóòrùn ṣàkójẹ̀ ní kò tí ẹ̀ níbi múdù náà ni múdù méjì ṣùgbọ́n no alẹ́rẹ́ tí ò ní jẹ tó a alẹ́rẹ́ tó jẹ jù bẹ́ẹ̀ lọ alẹ́rẹ́ tó jẹ dédé rẹ̀ dédé tí mo bẹ̀rẹ̀ gbà òun lọ kọ́ fi gbọ́dọ̀ bọ́ àwọn ìgbà wo ni ó máa dọ́dọ̀ obìnrin hmm, hmm. àwọn onímọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí wípé in tó bèèrè fẹ́ jẹ lọ́jọ́ ìgbà olóòdọ̀dọ̀ rẹ̀ apákan sọ wípé alìmúsírù ẹni ọlọ́run fara bẹ̀ múmùlẹ̀ àfìríyà àwọn olówó lẹ́wù an yi kọ́dìmà nífọ́kọ̀tà sánà tí ìdàbíláti sánà wọ́n ní ọdá pọ̀ kí àwọn ma pòfáìdì in tí àwọn tí ó kan wọ́n ma gbé fún láti bẹ̀rẹ̀ ọdún ṣùgbọ́n mẹ́sàlá lórí rẹ̀ o àwọn nǹkankan bẹ tí ájì àwọn obìnrin òfin ní gbọ́ranyàn lọ́rùn ọkọ tí bá ti ń àti ìdẹ̀bẹ̀ bákan náà ọkọ̀ ọjẹ́ sífẹ́ ẹnjìníà ìlọ́kọ wọ́n gbaṣẹ́ lábùjá oṣù mẹ́fà wọ́n wá parí iṣẹ́ ìyẹ̀tán wọ́n lè ti tí ìjọba o wọ́n è fọ́n bálánsì iṣẹ́ ìyókù kò sí ìrìṣẹ́ mìígbà ọwá wà lé ìyàwó wá jẹ́ medical doctor ọkùn wá yọ̀nda fún orísẹ́sẹ́ amẹ́ríkà ṣùgbọ́n kọ́ ọba débẹ̀ bí oṣù méjì sí mẹ́ta tí lè mọ́ tó fẹ́ gbọ́njẹ lọ́wọ́ ọkọ́ gbogbo àjò tọkùnrin tó yẹ tọ́kọ́ bá ẹbá ìyàwó rẹ̀ lọ tí àjò wà wà ní jẹ́ kọ́kù ọ̀ráyè síṣẹ́ tọ́kù ọgbẹ̀ lóní àǹfààníun àwọn tí ó ní kó ọmọ fúnyàn lọ́wọ́ oúnjẹ ọdún kan wọ́n ní ojú kanù ẹni tó wọ́n jẹ́ pé kọ̀lá fọ́ságbé ọmọ fi oúnjẹ oṣù kánlẹ̀ lẹ́ẹ̀kanáà ẹni tí ọ̀bá rọ́lọ̀rún pọ̀ bẹ́ẹ̀ kó ọmọ fi tọ̀sẹ̀ ilẹ̀ ẹni tí ti ẹ̀bá wá lójú ẹ̀ máa fi lẹ́njẹ ojúmọ́ oúnjẹ ojúmọ́ àwọn àfáà fún méjì bẹ̀ apá kan ní tí alfajari bá gbogbo nǹkan náà ìmọ̀ regulate ọpọlọ obìnrin ni tóbi bá ti rí rọrùn yọ ma gbọ́nà ọlọ́run ọ̀dá jẹ́ mẹ́ ṣe wà sí sùúrù fún tí wà sí sùúrù bá mú obere ẹ̀tàn ní 90% ẹ̀ wà sí ẹ̀tàn ẹ̀tàn lọ́gbọ́rọ̀ jẹ́ 90% ẹ̀ tí wọ́n ń sì di àmọ́ wípé kò ní lẹ́tọ̀ láti gba nǹkan láwọn àsìkò ṣe yóò dìgbèsè sí láwọn dìgbèsè àti ìdégbò mẹ́wọ̀n ìtàtàtẹ̀ pí àti wípé bóòlà àti ẹmọ́ fún àwọn ẹni ló jẹ́ o jẹmáà ẹni ara bá dẹ̀ sáàsì rí ó ń tọ̀n tí ń ṣe nílùú àìgẹ́ olówó kan o ọkàkúlẹ̀ ti pé ìyàwó òun lójúmọ́ 10,000 naira ọwá sí fódìdí ọdún kan ọwá sẹ́ndì ó sákàntì ẹlẹ́ẹ̀kaná olóòdó ọmọ òpé à fóòrò bí sí lẹ́gbọ́ ọ̀nà bá ẹ̀sì pàmí ti wà bẹ́ tábàrà bẹ́ẹ̀ bá ń bẹ olóṣù kan ìmẹ̀bẹ̀ àwọn nǹkan yìí ilẹ̀ àwọn tí wọ́n ní Islamu ní abẹ́ dorí ẹ̀kọ́dò máa lọ ní Malaysia bí àbáyíṣẹ́ ọdọ̀ ìjọba bóṣù bá parí ìyàwó ní ọwà gbé oṣù ìyàwó òní ọwà gba owó oṣù lọ́ṣẹ́ náà gbogbo orú india ó bẹ àti bagdadi sinà àfán tí ó bá ti islamu kó tí a ó bẹ ní máa sanwó orí ọkùnrin inú ọfà kùnrin ní àwọn kejì inú ọfà bíbá ti ṣiṣẹ́ oní ọmọ gbé oṣù obìnrin ni máa náwó ó lẹ̀sìn àlàáfíà bí agbára kéyò fún obìnrin ní tí ó nà fódìdí ọdún kan bá wà alhamdulillah kò tí ẹ̀sàbára ọdúdí ọdún odidi oṣù ni kí ọmọ fún ní ìtẹ́lìdì lóṣù kanlẹ̀ àkàkúlẹ̀tì ìrìnlẹ̀ àdẹ́lóṣù 250,000 naira ọdún wọ́n ti nínú àkáǹtì apákan àfáà ni tó bá jẹ́ pé owó lọ́rọ̀rùn àbìbìrù ṣe rí ẹmọ àfóòsán ẹlú ọ̀fẹ́ kára ń jẹ ni ọ̀rọ̀ wá tó ń bọ̀ tí ó bá wá ní kára ń jẹ ẹlẹ́ tí è ṣe owó ìlà fi yẹjú rẹ̀ owó tó fi yẹjú rẹ̀ ó ní túnmọ̀ àwọn nǹkan ìgbọ̀wàlé wọ́n fún ọ̀bẹ̀lẹ̀ rice wàlé iṣu wàlé ẹ̀yìn wàlé wàsásùn ọwá kú omi tí ó fi sí omi yẹn bí ó ṣe dé kitchen ọ̀rùn ọ̀kọ̀lọ́wà ò ọ̀nà olúwọ́n bà dé kitchen

kò sí ẹbí ẹnìkẹ́ tí ó rí bẹ́yìn àti ẹ̀wọ́ rẹ̀ ṣe ń sí ìsìláàmù lò tí wọ́n ní sọ pé ti lórí èyàn kò sì kàwọn mọ̀ sí ra wọn jẹmọ́ ẹ̀tì ẹ̀dì àwò ẹwọ wà láti ẹn fi ń bí mọ́ tí wọ́n fi lóyún sí nǹkankan tí wọ́n fi tọ́ bí wà láà ń torí kí la fi lọ́mọ́ gbogbo ń bá ń sẹ tí ń gbọ́ lóbìí kí ní gbọ́ lóbìí wà láti tí wọ́n tó ń túnbẹ̀ wọ́n sì gbọmọ̀ fún wa in tí wọ́n sì sọ pọ́wà lọ́mọ ilá ń sọ nígbàbí yẹ̀yẹ́ nígbà tó bíbẹ̀ wà dáa <laughs> bàbá fami ìgbàsíwọ̀ wọ́n skù gan <laughs> àwọn ẹ́skò àjúnà ọ̀gá ló ń fami in tó fi ń jẹ́ bàbá ọmọ mi bákan ma yẹtùbà tàán lè mẹ́rin omi ọrọ̀ ọ̀kọ̀lọ́wà wà mílín iyọ̀ ọrọ̀ ọ̀kọ̀lọ́wà obìnrin èèyàn tí a pápápá bá ti ń fi ìdùnnú lò gbogbo nǹkan ọmọdọ̀ smoothly téèyàn sì mímọ̀ lọ fi fàtẹ́ pé téèyàn bá ti ń bèèrè láìtì ẹ̀jù wọ̀n ni mọ́gbàtí ọ́sọ̀ lẹ́fìtìnù gbogbo àwọn òṣìṣẹ́ mara yọ 15 naira kíríkẹ́ naira ifeta fún bàbá wá lò òun ni tá a bá yọ yóò kó ń bẹ̀ obìnrin lẹ́tọ́ àti máa kọ́ọ̀lẹ̀ ibi èyàn bá kú wọ́n yọ ogún tó pin ṣùgbọ́n sùúrù rúfù ní wa àdàmá ẹmú nǹkan sọwọ́ lẹ́nìí hmm. apàdé kan ìyá yẹn ni àwọn apàdé àwọn jọ ń takùnsọ sorry àwọn yíya ń sáà fún aláyé pé káwàjọ́ ah. kò ní ó sáà fún aláyé àwọ́sára ní sọ́wọ́ kọ̀sọ́wọ́ bá ń gbọ́ pé àwọ́sáà ń sọ́rọ̀ láìra wọn sọ́rọ̀ ní à ó ní hmm, ẹ̀yìn èyí ọkọ̀ mi jọ kí wà ní mọ̀mọ̀ wọ́n ní mọ̀ sọ́rọ̀ bá àbábà sọ́rọ̀ ọ̀bá ní ah, ẹ̀yìn Yorùbá mọ́ báyín jẹ mọ́ báyín mú ṣùgbọ́n òwe kan bẹ̀ tí àbàbà àwọn ọmọ ń pa wípé ọkùnrin lè fẹ́yàwó níyàwó kò lè bímọ ọlọ́mọ ọsá sọ ìtẹun pọ̀ kí n dàtọ́ sọ kí n sàrí ìǹgẹ̀ ìlú sáájú bẹ̀rẹ̀ yóò bà lọ́sáfẹ́ nípìlẹ̀ ọjọ́ rẹ̀ bàbá rẹ̀ ọ̀fẹ́ kọfẹ́ ṣùgbọ́n bàbá bàbá rẹ̀ ó lọ́padà jẹ kọfẹ́ yóò bá wọn torí ni ọ̀rọ̀ sátìpọ̀ kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ ohun ọ̀fọ̀fó nígbé tó wọ́n ma lọ òun sùkú ọkọ̀rún náà sùkú olóòwà lọ rí marí ọwá fi àwúsá padà lọba bímọ mẹ́ olóòsẹ́sẹ̀ wà bímọ mẹ́sàn méjì yẹn wá ní ṣùgbọ́n tí ọ bá ní ọmọ ọkùnrin yìí láyé láyé òun ìjọ fáwúsá yóò bá lóòrùn jù ọ̀fẹ́ ah. mọ̀mọ̀ kí aláwọ̀dọ́ ọ̀rọ̀ tẹ́ǹsẹ̀ olóòmọ̀ tó sọ yóò yíkú bá sá ó ṣe bẹ́ẹ̀ ìmọ̀ sọ ó ní obìnrin Haúsá ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi rẹ̀ ni ó máa bèèrè títí tí èkó ilé ọkọ bí ibó bàbá ó ní tí ọkọ bá máa ń fún ní 10,000 naira kó fi sí ọbẹ̀ ṣùgbọ́n ní 10,000 naira nígbà tó bí ọjà tí náà gbẹ̀lẹ́gbẹ̀ ọwá rí pé gbogbo tó ń fẹ́ rà ọwá jẹ́ 9,000 àwọn fọ́fẹ́rẹ́ mìíràn 9,500 ní ogbẹ̀ fọ́fẹ́rẹ́ ni ó sì gbẹ̀dẹ́lé ọwọ́ ápù 50 naira tó tún léèdì tí ó fi ra iyọ̀ ó ní méjì ni obìnrin awúsọ́sí ó ní ọkọ́ bára nkankan mọ́ kọmọ àbọ̀lé wọ́n wà fún agbọ̀yí mìíràn náà ní bẹ́bẹ́ ipé ìbáwọn ọ̀pọ̀ ní ọlọ́wà jẹmọ́ orúfù ìfí ìgbọmọdé àbìbáyàn lò ìfí mọ́ tọpinpin gbogbo ṣe yẹ lọ kọ́ mọ́dí pé ibi èèyàn bá ti pa fóònù torí ẹni tó jẹ ń gbèsè ẹni tí ó fòlówó ní ẹgbẹ̀ kò ní wọlé irú àwọn àwàbáhùn kí ọ̀sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ibi

kó sí ọbẹ̀ ah, gbogbo owó ibi ó dénú lísìrè yóò sì gbé hàn ó ní bákan náà olóòwà rẹ̀ mà lára àwọn obìnrin Yorùbá wípé wọ́n lè fi àtẹ̀mára bọ́kọkú ó ní kò sí fún ìyàwó Haúsá ní kí ń sọ fún mi kánò ní sí sọ àwọn àwà kọ̀ọ̀kan bẹ táà bùkátà káwọn obìnrin náà gbọ́yé wọ́n ọ̀lá nkẹ́kẹ́ bọ̀ ìlọ́rùn ṣùgbọ́n ọkọ lò níbàlò tí ó fi mọ̀ wípé ẹni ẹni ó dúró mi àwọn

láti fílù ah wàláyé àwọn tí ẹni kó bí ọmọ síse ló burúkú ní ẹ́wọ́ ah o ti fẹ́ ẹ̀kú o ah o fẹ́ ṣekiri kan o bẹ́ẹ̀ sì ni owó tó lálùbàríkà jù o náà ni àìnún sáhírọ̀ tún lè àìnún o ní owó ti ń sáìsùn ti ń náfojú ti ń sùn owó tí ojú ti ń bẹ́m̀bọ̀ ọ̀rùn ti ń ná fún ojú ti ń bẹ́m̀bọ̀ ojú jẹ mọ́ ẹ̀gbẹ́ tó jẹ́ kó di yẹ̀yẹ́ o ni wípé a ń rí àwọn obìnrin gbọ́mọ̀lẹ̀ lọ́nà àrọ́mù kápẹ́ àtẹ́ìtì àwùjọ fútọ́ lọ́ntànẹ́bì gbogbo ń bá ń sọ yìí ó tún kọ̀ ẹ̀tẹ́ ah, ìmáàmù yìí wọ́n òbí síbàdàn ni àbíbẹ̀ ló ti wá ọ̀rọ̀ obìnrin wá ní sọ tí ní túnmọ̀ báyìí ẹ̀bí òṣèlú lọ́dọ̀ tí ẹnu ẹnìkẹ́ ló ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ọwọ́ akọ́sẹ̀ bẹ̀rẹ̀ wípé òun klọ́ọ̀kì 28 òun sì ti gbàbà lé di obìnrin 100 ó fi máàkì ń bẹ̀lọ́n ojú ẹrẹ́ tàà ń bẹ̀lọ́n ìrọ̀rùn iná ni òjé mi àti iná kalẹ̀ ìpán àti ìbẹnu lé wálé bóde wàláhù wàláhù tọwọ́gbùrì láàrọ̀ wà lẹ́rù lóòrè lọ́sàn kìí ṣẹjẹ sí ṣẹjẹ pé gbèrè ti kún òfin kún kí ni ara ẹni tẹ́ ẹ mọ́ ara ẹni tẹ́ ẹ mọ́ àánọ̀ta ṣẹ̀fẹ́lómi yóò ti ó ní òtún rí sọ́rọ̀ yóò fún ara ìjọ tí wà lọ ma wọ́n wọ̀ wọ́n pé ah, fi bí 200 ẹjọ́ra àkún

àwọn tẹ́ ẹfẹ́ fi lọ ebi ń pa wọ́n orí kankan àwọn sì rẹ̀ ní láti fẹnu dá ogbó ẹ̀rù wọ́n ní kí èyàn ọlọ́pìnyàwà ọpa ọpàtí àwọn ìyá wọ́n wà lọ pẹ́ wọ́n parí ìjàwà ẹni ó ti kó pé mẹ́sàn ní tún ayé ó sì máa fi sí ẹ̀yẹ̀ báyìí sáàrẹ pé ẹn tí ń kọ́ bàjẹ́ ogun tí mi sùn iná ni ogun ìmáàmù ń sọ ọ̀rọ̀ bọ́rẹ̀ kọ́ ẹ̀sẹ̀ orí ojúṣù tí máa mú lórí mi báyìí bó ṣe kí n kọ́ rí pé àwọn èèyàn wọn kú sọ pàtì yóò níyàwó ìfọ́tún yọ́ ma káàkiri ọ̀dọ́ wọn èyí tó ajọ́dọ̀ rẹ̀ wọ́n kà náà lè sáyé lọ bàjọ àjọ tí ò tí kàn yọ́ dé ta sí lẹ́nu ìjọba ti sẹ̀bá yìí ọtúbóde mú èyí ó máa bẹ̀kún dáná ẹ̀bálẹ̀ mi orí ẹ̀lọ sọjọba ìjọba ní ọlọ wọ́n ká ìníyàwó bọ́ oríyàwó jù mẹ́rin lọ ọ̀ràn ní tẹ́lẹ̀ ó tún wá àwọn wá kà sí ìfí ara wọn tẹ́ẹ̀tọ́ wá sọ gọ́rùn-ún pé wọ́n ṣe bẹ́ẹ̀ fọ́mà rẹ̀ yóò ṣe kó ti ṣe tó ná mọ̀ rẹ̀ tọ́gbọ̀n kọ́wọ̀ tó kú láyé gbogbo kúṣà lọ́wọ́ jẹ́ tán kí n dáàdì mú fílẹ̀ fún mi inú wa ń dúdú sí ìjọ ojúmọ́ inú dúdú sí ìjọ ojúmọ́ àwọn èèyàn wọ́n ń ta ẹnu bá obè pé gbọ́gbẹ́rí pé ọlọ́mọdégẹ́ kèrè ọkọ̀ bèlé wọ́n tí ó kọ̀ọ̀lẹ̀ ní ọdún mélòó ní ìgbìkà mélòó jàmá in tó jẹ́ káyọ́ máa lè mọ́ wa àwọn tí ò tó wa táwa náà lè mọ́ ni o ó sọ̀rọ̀ ní min hadithi sarma bí waqas ọmọ rẹ̀ ó ń sí ọlọ́ ni wọ́n ó pè wá níjọ́ tí ọmọ rẹ̀ lọ sọ fún ànẹ́bì pé bàbá mi máa ṣe dáadáa pọ̀ sínú ẹbí ṣùgbọ́n ìrègùn ti pọ̀ jù ẹ̀rù wá pọ̀ nìkan jẹ́ pé wọ́n ti gbá ládá wọn látàyé bí ẹ sẹ́rẹ̀ fẹ́lẹ̀ ìrègùn ni pé àbí pẹ̀lú gẹ́ àti nǹkan ṣẹ̀dá àwọn akọ́kọ́ máa lé àràkúlé àmìbí sàkùdé ó sì ọlọ́run wá ní tí ló gbé tó ń gbé inama tún sọ̀rún wà tó rùzàkúnà bìdù àpá ikùn nǹkan méjìlá ló sọ inama tún sọ̀rún ọlọ́run ọba subhanahu wa ta'ala kò jẹ ká gbára ọ̀tọ̀ ọ̀káyí wà tó rùzàkún ó sì kò jẹ ká ẹmá mẹ́kàtàkẹ́ tó rí

Ah, ah, ìgbòfíẹ̀ ti ní àpùpadà ti ní àpùpadà wọ́n kí lẹ́mọ́ ti sọ pé à ah, àmọ́ ti máa tèdè nílẹ̀ ilé ìrọ́ ìtàpánu tó ìgbéyàwó ìyàwó ló ní àpù àwọn ẹni gúgúrú dẹ̀gàn tí ó bẹ pí ọ̀sẹ̀ méjì ẹn tó mọ́ tó bá fẹ́ dáìrẹ̀ rẹ̀ ilẹ̀ ó ń pọ̀ ó sì sọkókó mẹ́ bí ẹ pẹ́ nǹkan burúkú ní ṣe ẹn tí sì ń ṣe báhùn ò ní wo ìlọ́dọ̀ ọlọ́run ẹn tí

àbíbọ́kà ní óhò ìhòhò ọmọlúàbí ẹgbẹ̀ gbọ́dọ̀ mú èèyàn méjì tí ọmọ fi fóònù kọ̀ fà yín lọ torí pé àwọn ọmọ lẹ̀ fẹ́ tó yírí padà nínú òbí gbogbo tí ó lọ ní ọmọ ẹsẹ̀ rẹ̀ táwọn èèyàn ti bí wípé wọ́n ń pa bàbá ìfẹ́ ẹ̀rọ jẹ́kẹ́ ẹ̀rọ orí ikú òní mẹ́rin olé nìsìn kí n pàwọ́ òbìlẹ́rìn kí n pàwọ́ òbìlẹ́rìn èmi gan mo rí pẹ́yọ̀ nínú ìsàlẹ̀ ọkàn mi ní ìpèsà rẹ̀ ọ̀rẹ́kẹ́rẹ́ òní se ní ni bí wọ́n bá pè àlọ́gọ́rùn lónìí lẹ́yìn tí wa ní gbogbo tó fẹ́ dàbà lóbi fi kù mú lè rẹ̀ kìí ṣe ìdúnú kankan ah, ibi tọ́nà sọ pé màtí ló láìfún mẹ́rẹ̀ ṣùgbọ́n mi ìgbòdábì rí o àìmẹ́yẹ lẹ́ti sọ di ọ̀tẹ́m bí rẹ̀ àwọn òṣìṣẹ́ pé ní ọ́dá àmàdáwò láìláìlọ́ gáàsì àwọ́láfilẹ̀

nínú ẹgbà wà ní ìfúnnínú márùn-ún wọn mọ̀dá sí ẹwọ́n mọ̀ fọ́n mẹ́rin níbi àdínú ló ṣẹ̀ṣẹ̀ múlẹ̀ ìlọ́fà mẹ́rin àìmẹ́yẹ ẹkún láwọn obìnrin gbénú léèṣù tí ó sì lè lóbi àfọ́lọ́ bàbá òkùn ma wá sọ fún pé wo yàrá rẹ̀ láti páì bí mọ̀ sí sí se bọ́sàgbọ́kọ̀ ìró òdèlé ọkọ̀ rẹ̀

torí pé in tí ń pè ní adùn ìṣẹ̀mí àní akẹ́ńsẹ̀lọ akẹ́ńsẹ̀lọ náà ni adùn ìṣẹ̀mí àní àti ẹ̀fẹ́ tí ń lẹ́rẹ̀ ìgbẹ̀rẹ̀ ó di ẹni oúnjẹ nù àwọn nǹkan tó lè gbé oúnjẹ ìpò àbọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì oúnjẹ àti gbogbo tí ó sọ di oúnjẹ ìlàsọ́ ló ti wà mẹ́un tí máa lọ̀ta gbogbo aṣáti gbogbo yóò yìí ṣùgbọ́n kí láàmà fóbìnrin wa in tó lè yóò in tó bá lè máa mú yóò yóò jẹ́ wípé ọmọ sí wa inshallah yi obìnrin ẹni wọn ò ní afarapamọ́ fún wọn àfi bí nǹkan kankan ibi ìkíni ọgbọ́dọ̀ mọ́ in tó kùn balansi èèyàn nìkan ẹ̀lámìlẹ̀ ẹ̀wẹ́ ọgbẹ̀ ìrìn ṣe alálàmọ́ mo ní ìfẹ́ ẹ́sọ fún ọtẹ́lẹ̀ ṣùgbọ́n ogún ọgbẹ́ méjì ẹ̀kẹ́ pàwọ́ fún ọ nígbàtí ọgbẹ̀ ìdí November mo sì ń ẹ̀sẹ́ ti bí 13 million naira kan tó bá ti kún ọkọ̀ ẹ̀dì bilonia bí mo pè fọ́n kìí ṣe ní ọkọ̀ ẹ̀dì kí o billionaire in tó gbé èyàn ọkàn wà láàrùn mímọ̀ àwọn mọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n ni wà láàyè dúúsù lè rọ́jú ní àyíkúrọ̀ zàúdátà wúbi kọ́dìrì mẹ́lì àì máa sọ àkábàlànsì èèyàn iyo ó ní alikiswa nǹkan wọ̀ in tó bí ọmọ wọ̀ alikiswa yìí ha òun náà àwọn onímọ̀ gbogbo ní ti ẹ̀pánu pẹ̀lú eléyìn wípé bilikifáyà ni èyí tó bí ọwọ́ èyí tí ó tó òun ni èyí tí ó wà tó obìnrin àwọn àfáà wá méjì ni wọ́n pín sí àwọn malikiya àti hanabila wọ́n ní ọkùnrin ma kò dámà in tí ìyàwó rẹ̀ ọwọ́ níbẹ̀rẹ̀ ọdún kí ni nǹkan náà àbọ̀ àwọn ṣàfihíyà àbùkàtà àwọn yóò púpọ̀ apákèrè sọ bá wọn apákèjì àwọn ní oṣù gbogbo ẹ̀ náà bọ́lọ̀ bá ṣe ọdọ́ ẹ̀yẹ̀ kí wá ní nǹkan náà bẹ́ẹ̀bẹ́ ní lọ́rùn gbogbo ọkùnrin kó pòfáìdì aṣọ fún ìyàwó rẹ̀ ní aṣọ tí wọ́n sọ pé obèèrè lóbóòdè ní kọ̀mplìtì lẹ́ẹ̀mejì marratayn fi kulli sana lẹ́ẹ̀mejì ní gbogbo ọdún ìkan nígbà òtútù ìkejì nígbà òru àwọn àwòbí wọ́n ṣe rí yìí bóbìnrin yóò múra bóòdé o tí ó sì ní gbogbo àwọn nǹkan táwí 50,000 naira ni ìlà àwọn màlìkí àti ànábìlà sọ wípé yóò máa 400,000 naira lé lọ́wọ́ níbẹ̀rẹ̀ ọdún ó ní ṣàfíyà sọ pé no yóò máa fún ní 50,000 lóṣù mẹ́fà 50,000 lóṣù mẹ́fà mìíràn àwọ̀mọ̀ lẹ́yìn méjì sí ẹgbẹ̀gbẹ̀ tó wà ní ti ti aṣọ méjì ní gbẹ̀gbẹ̀ lọ́dún kan lẹ́yìn rẹ̀

ṣé uba ní kí bọ́ sẹ́ndì first bank ṣe agbára bẹ́ẹ̀ wà kásí káfí dùn wọn nú ọwá rí ọkọ̀ rẹ orí igbó ẹnu ọ̀jẹ́ inú bá kí ọwá bí ọlọ́rùn àbú ọwá o freedom republic àti kọ̀sẹ̀ wọ́n dẹ̀ máa sọ lé wa gbogbo bẹ́ẹ̀ tó ẹ̀kúkú dásí ìgẹ̀kẹ́ lè wà náà ó kọ̀kọ́ ti bẹ̀rẹ̀ gbogbo wà láì ẹ̀kúkú dásí ìgẹ̀kẹ́ náà tẹ̀lẹ̀ lọ́wọ́ sáànú yẹ́ bá sì kọ̀kọ́ bá ń jẹ́ ẹ̀nà ìbóòdè ẹ̀yìn gan kọ́ ni chairman wọn ó ṣẹ̀dẹ̀ ní ìsìn wọ́n wá bèèrè owó nẹ́pà kọ̀pẹ́ rẹ̀ wọ́n bèèrè owó ọlọ́dẹ wọ́n wá ń sọ pé gbogbo àgbòrò ti sẹ́ àfáà nìkan ilé rẹ̀ náà tó ń sọ tí ẹ̀ bó ṣe tó kó wọ́n wá ránṣẹ́ sí irú ọkùnrin wọ́n wá ń sọ̀rọ̀ sí ìyàn lé àná ṣẹ́kọ́ rẹ̀ kí ìsìlámù yé wa torí pé kọ̀ọ̀rá sọ fídọ́mù fún ìyàwó rẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ pé ń gbìyànjú ọ̀sàgbára ni àì máa fi òtó ọkọ̀ àì fi tú láṣìírí tí ó fi wá máa rí ìyàwó rẹ̀ bí ọ̀tá rẹ̀ lólé ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn lọ́rùn rẹ̀ wọ́n ní kọ́ fi ń báyà àwọn ẹ̀lò pẹ̀lú dáadáa ní tágbàrà ìbáwọ̀ kò sì sàgbàrà báyìí àádùn níbi ẹlẹ́ẹ̀kejì tó bá di jọmẹ́jọ àádùn láti di ibi hmm, ni ọba ti ní

tó bá gbé lórí tó ti sí ẹ̀yìn àtẹ̀tí ìṣe lọ àtẹ̀tí ó tó máa ṣe yóò rí pé ọ̀run náà ṣe rárí wọ̀ gbọ́lábẹ́ dósí àti ká máa bẹ̀ẹ́wò ló fi jẹ́ wípé èpè ní ìyìn kí ìfẹ́ ẹ̀rí ọkùnrin tó lè sọ pé kèrè sẹ́pẹ̀ fún kí àwọn èèyàn máa sọ pé ọlọ́run ọ̀dá o ṣe gbogbo ẹ̀lá màtẹ́jẹ́ ohun tá àmà mẹ́lọ̀ wá ń pẹ́ mẹ́ nítorí wípé ọ̀rọ̀ ọpẹ́ àwọn òlé fọ́kọ méjì pọ̀ àti fi rọ̀ wọn lágídí wàsàkátínà alghaid ọlọ́ndàkùn méjì àtàrà àwọn ìyàwó wa wọnáwó ọlọ́njọ́ méjì àwọn ìyàwó wa náà tàwà

wọ́lọ́dà ní kàṣẹ rẹ̀ ẹni tí ẹwà níbi owó ọlọ́run kò sí fún ẹni tí ẹwà níbi ọmọ ọlọ́run fúnlọ́mọ ẹni tí ẹwà níbi ájíàmù ọlọ́run jẹ́ ọrọ̀rùn fún ẹni tí ẹwà níbi àlàáfíà ọlọ́run dákan mọ́jẹ́ sí rẹ̀ òtú pé àṣẹ lágbọ́jẹ́ àṣẹ mú nǹkan báyìí mara tó ti bá ní fọlọ́láàfíà ọ̀rọ̀ tó ti dágúnlẹ̀ mọ́sàbá ní gbé adìde wọn náà bàbá tó ń sọ ìkẹ́ ìkalẹ̀ ìkẹ́ rẹ̀ lè wọ́n fi kàṣẹ̀ rẹ̀ fọ́ọ̀kọ́ lẹ́mì tí ẹni ojú a máa ṣe bí hákìlá haúlà wàlà kúwàtà إلا بالعلم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصيته لجميع الخلق سالفها وخالفها قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام فالنفقة الزوجية هل على الكفاية خصوصا الطعام هل على الكفاية أو بالتقدير بالعبداد اختلفت كلمة أهل العلم في هذه المسألة فذهب جمهور أهل العلم إلى أن النفقة الزوجية بالكفاية لا بالتقدير لا يقدر بتقدير قالوا لماذا فربنا سبحانه وتعالى قال لينفق ذو سعة من ساعته ولعن رسول الله صلى الله عليه وسلم لما أرشد هندا بأخذ ما يكفيها وولدها من مال زوجها بتقدير فقال خذي ما يكفيك وولدك بالمعروف والقول الثاني عباد الله والقول الشافعية ذهبوا إلى أن هذه النفقة لا بد أن تقدر بالأمداد فمداني للموسر ما قدر هذا بتقدير وإنما وكل هذا إلى الأعراف والعادات لقوله خذي ما يكفيك وولدك بالمعروف أمة الإسلام واعلموا أن توابع الطعام من الطعام مما وزيت ووقود وكل ما يتكون منه الطعام وما يطبخ به الطعام فكل هذا على الزوج كما قرروا أهل العلم لذلك قالوا لابد من توفير الطعام رزقهن وكسوتهن بالمعروف بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام فهذا الطعام متى تقبضه الزوجة اختفروا في هذا فقالوا للعثرياء أن يقدموا أطعمة سنة في حين واحد ومن يليهم شهريا ومن يلي هذا أسبوعيا ومن لم يكن معهم في هذه الدرجة يوميا واختلفوا في من أراد أن يقدم طعام كل يوم لزوجته أن يبدأ مع طلوع الفجر في كل يوم أو مع غروب الشمس قبل يومه واعلموا أن هذا العلم اختلفوا في الكسوة كذلك لأنها مما تجب مما يجب على الزوج على زوجته الكسوة قال الله تعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لكن على الرجل لزوجته كسوتان في كل سنة في الشتاء وفي الصيف وقد ذهب المالكية والحنابلة إلى أن هذه الكسوة تقدم على رأس كل سنة وذهب الشافعية إلى أنها تقدم في كل ستة أشهر في الشتاء مرة وفي الصيف مرة على كل فكل ينفق على قدر ما وسع الله سبحانه وتعالى عليه وعلى قدر وسعه ووجده كما قال الله سبحانه وتسامى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله فنسأل الله تعالى أن يجعلنا خيارا لأهلنا وأن يجعلنا من عباده المتقين في أهليهم وقد جاء من حديث ابن سعد بن أبي سعد بن أبي وقاص أن رسول الله صلى الله عليه وسلم قال أبقوني في الضعفاء أبقوني في الضعفاء وفي رواية إنما تنصرون وتنزقون بضعفائكم فأزواجنا هم هن ضعفاؤنا وأبناؤنا هن ضعفاؤنا ثم فالأمثل فالأمثل بعدهما أمة الإسلام أمروا الله في أزواجكم وابنوا كذلك في أولادكم وأحسنوا إلى أهليكم لعل الله سبحانه وتعالى يرفع قدرنا بهذا في الدنيا والآخرة أسأل الله الذي لا إله إلا هو أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين من الكفرة والفسقة اللهم ربنا انتكم لك المستضعفين من المؤمنين والمنث في كل مكان اللهم اجمع شتات المسلمين ووحد صفوف المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن أداب الآخرة أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة الشيء الثابتة من نسي الصلاة علي خطئ طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم